láwọ̀ mi wọn ò bá ti dà sómi bá ti kú wọn lálákọ̀ọ́rí ọmọ ti lọ ọlọ́run ni ò jẹ́ o ẹ wá bá mi dúpẹ́ ẹ bá mi dúpẹ́. ara yín ẹ ṣe pé o èrò ọ̀nà ẹ ṣe pé ẹ fara rọ bí ewé ẹ̀mí ẹ̀fà pèrètè dí. ẹyin ẹbí ó sókè lálálá torí gangan ń sọ nílé ń sọ lóko. ó sọ lọ́jà ó sọ ní gbogbo ọ́fíìsì. torí ayé dojú kejì ayé fọ́kákẹ́ bí igbá ayé dojú kejì ayé lè kórókóró bí ojú ẹja ayé dẹ̀gẹ̀dẹ̀ bí àmọ̀. ayé o o. Babátúndé Bámigbóyè ọmọ Ẹ̀dẹ́mọ̀. Wá sí wa létí lọ́sẹ̀ yìí o. Ibi tó ọ̀jọ̀gbọ́n ti jì sí kòtò. Kí olóye mọ́ bá gbàbẹ̀ lọ sọ́run alákejì ni. Fún ìpolówó ọjà ti kéde. Ó dorí ìgọ̀gọ̀ ń sọ. Ìrírí ayé tí ẹlẹ́gbẹ́ lórí ìgọ̀gọ̀ ń sọ ni. Wọ́n pe Babátúndé Bámigbóyè ọmọ Ẹ̀dẹ́mọ̀. Jèrò Èkìtì. Sórí nọ́mbà tiẹ̀ ní gbogbo ìgbà ni. Dẹ́yìn ká ọmọ olúọ̀dẹ ìyálé tó payá jẹ tó pọ̀ mọ́ ń jẹ àṣẹ̀dá adájọ́ ìyálé tó pọkọ jẹ tó pọ̀ mọ́ ń jẹ àṣẹ̀dá adájọ́. ojo on the beat. Túndé bá mi gbóyè ìrírí ayé gangan sọ ẹ kí ọmọ ẹ̀dẹ́ máa kú iṣẹ́ àìmọye òjò tó ti rọ̀ sílẹ̀. ọlọ́run ọba adúpẹ́ lọ́wọ́ rẹ adẹ́dàá a mà dúpẹ́ lọ́wọ́ rẹ o aṣẹ̀dá a dúpẹ́ lọ́wọ́ rẹ ìbá kọ́dá tó dá tiẹ̀ sórí ewé ìbá ṣẹ̀dá tó dá tiẹ̀ sórílẹ̀ ìbá látètè dáyé tó dá tiẹ̀ sí orí òfurufú jàgàdo ọlọ́run ọba tó ní mọ́ wí ẹ̀ka alẹ́ lájùlé ọ̀run ọlọ́run ọba tó ní mọ́ wí mọ́ ẹ̀ka alẹ́ lájùlé ọ̀run ọba tó mọ bí ọmọ ti ń dàgbà nínú aláboyún ọba tó mọ bí ìgbín ti ń dàgbà nínú karahun ẹ̀ ọlọ́run ọba mi ẹ káalẹ́ o ọlọ́run ọba dúpẹ́ fún oore ọ̀fẹ́ àtàǹfààní tẹ́ fún wa láti jẹ́ àlàyé bẹ́ẹ̀ ti ń ṣọ́ wa pa wá mọ́ káàkiri gbogbo ibikíbi tí a ti ń ṣètò àdúpẹ́ o àkọjá ewé wa rèé lórí ètò yìí fún tèní ní Fresh FM one zero seven dot nine tó kalẹ̀ sí Abẹ́òkúta àkọ́ṣe wa rèé fún tèní lórí ètò yìí bẹ́ẹ̀ tí máa gbọ́ wa lọ́jọ́jọ́ Monday náà rèé láàrin aago mẹ́sàn-án sí mẹ́wàá lágbára Ọlọ́run ọ̀gá ògo à ń kí onílé à ń kí àlejò à ń kí gbogbo ládéládé nílẹ̀ yìí gbogbo ẹ̀yin lóyè lóyè gbogbo ẹ̀yin afọbajẹ jákèjádò ayé à ń kí yín o ṣàlàáfíà lẹ́wà gbogbo Abẹ́òkúta àti gbogbo agbègbè rẹ̀ àti gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ètò ìbá ń fẹ́ dé lágbàáyé ṣé àlàáfíà la bá yín ìkànnì yìí ò ní bàjẹ́ lágbára ọlọ́run ẹ ní mọ sàárì ọmọ gbogbo ẹ̀yin tí ń gbọ́ wa yìí ẹ sì ní mọ sàárì ọkọ ẹ ní mọ sàárì aya abẹ́òkúta la wà yìí ẹ gẹ́gẹ́ bí ìbéèrè tí sí ìdáhùn ìbéèrè tí ẹ ti ń bi wá tipẹ́ àbí ṣáà ti wí lẹ́ẹ̀kan ni pé ẹ fẹ́ gbà wá lálejò nípínlẹ̀ yìí àti dé o ẹ̀yin náà wá kó àwọn ọjà yín àwọn iléeṣẹ́ yín kẹ́fi gbà wá lálejò kí ẹ̀mí ètò yìí kó lè gùn dáindáin gẹ́gẹ́ bí ohun tí ẹ̀ ń béèrè sí ìdáhùn ìbéèrè yín. adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n ọkùnrin ni Yínká Ayéfẹ́lẹ́ MON ọjà ọmọ wọn nípò ti Èkìtì báyé bá ń jẹ ayé ẹ̀ní kan Ọlọ́run Elédùmarè àwọn ló fún wa lórí ọ̀fẹ́ pé ah, máa lọ sípínlẹ̀ yìí àwọn aráàlú yìí wọ́n ń béèrè rẹ ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Yínká Ayéfẹ́lẹ́. lálẹ́ yìí bó o ní ká ti rìn gangan sọ lóókọ ètò yìí bá ti máa gbọ́ láàrin aago mẹ́sàn-án sí mẹ́wàá lọ́jọ́jọ́ Monday gangan sọ lóókọ ètò náà ètò tí ń tàn mọ́lẹ̀ síbi àwọn tí àwọn ẹ̀ka ènìyàn àwọn àwọn amòòkùnṣèkà tí wọ́n bá wà. Babátúndé bámigbóyè ló kọ mi ọmọ ẹ̀dẹ́mà ọmọ ẹ̀dẹ́mà nílùú ìjẹ̀rò èkìtì èmi àmọ́ wípé èèyàn tó bá sọ mí nù ló sọ èèyàn nù ẹ ń bá èmi olúwa rẹ̀ lórí èèyàn rehe àáké ló ní ẹmọ́ torí mi ké àjà ló ní ẹmọ́ torí mi jà àparí tó lóhùn ó di ṣùkú ara ènìyàn tàn jẹ́ mojọba bá tó bí mi lọ́mọ tọ̀rọ̀tọ̀rọ̀ ilékun pitimu ló kọ bọ̀dé ojùmú ló kọ ṣèyí ògèdèǹgbé ọmọ wọn lẹ́rìjiyàn èkìtì tá a jọ ń bẹ ẹnu kulu bàbá ìrìjiyàn a jọ ń bẹ ẹnu kulu náà ni ọlọ́run ló wá mọ ibi tí ikú rẹ̀ ń ta lọ báyìí o ó tiẹ̀ ló ti lólóṣèlú járe gbá òṣèlú ló fẹ́ gbó lòun sọ̀rọ̀ mọ́ ọlọ́run ló mọ <laughs> ẹ yá bá wa tún nàìjíríà wa ṣe ẹ káàlẹ́ o ẹ kú kalẹ̀ ṣàlàáfíà la yín ọdún ìyára rẹ̀ la fi ṣe a sì fara rẹ̀ làjá ẹ já lódì kejì mò ń bọ̀. jìyà díẹ̀ o ẹ bá mi dúpẹ́ mú. ọlọ́run ó gba gbogbo wa lọ́wọ́ àwọn ọ̀tá alé ọ̀tá òde ọ̀tá aláròká àtàwọn abínú ẹni ọlọ́run ó gbà wá. ọ̀dà ẹ̀jẹ̀ àṣìde ètò fún tèní káfẹ̀yí ṣìde fún tàkọ́kọ́ lórí ètò yìí bóyá tẹ bá ṣẹ̀ṣẹ̀ ń tan rédíò yín Fresh FM lawa one zero seven dot nine ní Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn la yìí ó dàpọ̀ àti ìkáwọn gómìnà nípínlẹ̀ ilẹ̀ kan àbí àyìn gómìnà gómìnà kan náà la ní àti gbogbo àwọn àṣejọba wọn àkí gbogbo yín o àwọn tọ́wọ́ wọn bá mọ́ pátápátá àti kí àwọn ládéládé àkí àwọn lóyè lóyè àtàwọn tọ́wọ́ wọn bá mọ́ ni o àwọn olóṣèlú gan tá a kí gan àwọn tó lè bá wa torílẹ̀-èdè ṣe ẹni tó bá lóun wà ní bá wa torílẹ̀-èdè ṣe ọlọ́run ò ní jẹ́ kí wọ́n tẹ̀ wájú mọ́ àmín ẹ já tẹ̀ wájú bá ti rìn fún tèní èèyàn ṣòro èèyàn nìkà àwa ara wa náà nìkà àwọn adarí wurun àwa adarí wurun àwa náà lèèyàn bú àwa náà nìkà ara wa ọlọ́run ò déṣù lọ́tọ̀ ọlọ́run ò déèyàn méjì lọ́tọ̀ èèyàn téèyàn dá tí ọlọ́run dá inú ara wa náà nìkà inú ara wa náà ní kẹ́ńkẹ́ń olóró wà inú ara wa náà ní àkekèé wà nú ara wa náà ní kókó wà ẹni ò sí kókó nú èèyàn ṣáwọn tí ń pa èèyàn tí wọ́n ń fẹ́ èèyàn ṣètùtù ọ̀la yìí ṣé kókó kọ́ ni wọ́n ní. àwọn tí ń fi toothpick jẹran èèyàn ṣé kókó kọ́ làwọn ni. àwọn tí ń mu ẹ̀jẹ̀ èèyàn tí wọ́n ń pè ń pure water ṣé kókó kọ́ làwọn ni. àwọn dírẹ́bà tí ń jí àwọn èèyàn gbé wọ̀nyí ṣé ìkókó kọ́ làwọn ni àwọn ọba ìlú míì tí wọ́n mu ẹ̀jẹ̀ èèyàn tí wọ́n ń tẹ ẹ̀jẹ̀ èèyàn mọ́lẹ̀ tí wọ́n fi ń ṣagbára wọ̀nyí ṣé ìkookò kọ́ làwọn ni tá a bá sì rí wọn á pè wọ́n léèyàn àgàgà tá a bá pàdé wọn lóde eléré níwájú eléré lóde àríyá ẹ bá rí wọn ẹ rò pé èèyàn tán àmọ́ lọ́gànjọ́ òru àbí tó bá jẹ́ bí kọ̀ọ̀rọ̀ nú gbó wọn ẹkùn ni wọ́n o wọ́n wu ọmọ làkejì bí ìka bí bí bí bígbà tí wọ́n rí ìrà lásán bígbà téèyàn tẹ ìrà mọ́lẹ̀ wọ́n ṣe ń pa àwọn èèyàn èèyàn ò jọ wọ́n lójú èèyàn làwọn ń lò tí wọ́n fi ń ṣagbára lọ́n ló wá mọ ibi tá à ń lọ nílé ayé o. àmọ́ kókó nǹkan tí a fẹ́ mú wá lálẹ́ yìí ni pé inú ẹ̀dá jìn ẹ mọ̀jà àfinúwénú ká mọ̀ bàá jẹ́wọ́ ẹ̀já wa gbéra láti Abẹ́òkúta tá a wà yìí àwọkọ̀ kádẹ́lú Ìbàdàn láti ìlú ìbàdàn alẹ́gbàá kó dòṣogbo láti òṣogbo kádé ọ̀fà láti ọ̀fà kádé òmùpo láti òmùpo ká lọ sí àárín lọ sọ́nà lọ́rin o a wà á yà sí àwọn a yà sọ́nà òmù àrán tá a bá ti dómù àrán àwọn ìlú kan wà tá a kan òmù tètè rántí ni o tá a fi dé àádé òró ká tó dómù àrán ká tó lẹ́yìn òró á tún ka àwọn ìlú kọ̀ọ̀kan ká tó débẹ̀ ọ̀hún lẹ́yìn òmù àrán á kan ìlọ́fà lẹ́yìn ìlọ́fà ìlú kan wà tó jẹ́ báńdìrì láàrin èkìtì èkìtì sí kwara wọ́n ń pebẹ̀ ní òsì kwara ibẹ̀ gan la ń lọ lálẹ́ yìí bẹ́ẹ̀ bá wá gba ọ̀nà òṣogbo ẹ lè gba ọ̀nà ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ bá ti gbà á dé ògbómọ̀ṣọ́ tẹ́ jáde sọ́nà ìlọrin ẹ kọjá sí àwọn ganmọ́ amọ́yọ̀ ẹ padà wá sí òmùpo lẹ́ ń padà bọ̀ ní òmù bó bá sì jẹ́ èkìtì lẹ́gbà bó bá ti kúrò ní adó èkìtì tẹ kúrò ní àwọn ọyẹ nǹkan kan ẹdẹ ìtàpá kọjá lọ sí ìlúdùn èkìtì báyà ti dé ọ̀túnmọ̀bà ẹ bá dẹ̀ fẹ́ gbọ́nà ọ̀tún ẹ lè gba ọ̀nà irin mọ̀ pé bẹ́ẹ̀ bá ti lè rìn káàkiri báwọn ẹ dé ibi tá à ń lọ yìí ó sì Kwara á dé ó sì Kwara fún tèní àwa tún dé ìlú kan tí wọ́n ń pè ní Ifẹ̀ Olúkọ̀tún nípínlẹ̀ Kogi Ifẹ̀ Olúkọ̀tún yìí wà tẹ́ bá ti kú Ládó Èkìtì tẹ́ dé Òmò láti Òmò tẹ́ dé Yàmóyè tó bá tẹ́ bá wá fẹ́ mọ lọ sí ọ̀nà Kàbà ìlú ọ̀nà kan wà tó yà wọlé láti Yàmóyè ibẹ̀ nífẹ̀ Olúkọ̀tún wà ibẹ̀ àtúndébẹ̀ náà lálẹ́ yìí àmọ́ ó sì Kwara tá à ń lọ yìí àgọ́ ọlọ́pàá gangan là ń lọ ń bẹ̀ ní police station àwọn ọlọ́pàá ibẹ̀ gan ló ti ṣẹlẹ̀ tí ọlọ́pàá tó ti pa ọlọ́pàá ẹgbẹ́ ẹ̀ kọ́pra Tósìn Dáramọ́lá òun ló pa ọ̀gá ẹ̀ ìspẹ́tọ̀ Láti Shuaib tó pa á torí three hundred thousand naira a ti sọ fún yín lẹ́ẹ̀kan pé ẹ̀jẹ̀ àfinúwénú ṣẹ́rí ọ̀gá yìí ó tẹ̀ díẹ̀ ìyún Shuaib Latif ìyún ìspẹ́tọ̀ ara ò fi bẹ́ẹ̀ yá geere kò wá lágbára láti mọ̀ wábi iṣẹ́ ó wá wò pé ìkànnù àwọn corporal tí ń bẹ ní abẹ́ òun òun fọkàn tán ó bá gbé atm lé lọ́wọ́ pé gbà píìnì mi rèé bóyá kìnnìkan kìnnìkan kìnnìkan bá ń lọ rèé withdraw owó wá ṣùgbọ́n ngbà tó lọ lọ́jọ́ àkọ́kọ́ bóyá bíi thirty thousand náà ó withdraw wá ó withdraw one kìnnìkan plus ó ṣáà withdraw owó yìí ẹ má bínú pé ó ń gbowó yìí jáde tó fi pé three hundred thousand naira ọ̀gá ò sì mọ̀ àwọn ọmọ tó ṣe àláàtì wọn o ṣùgbọ́n ńgbà tí ara ọ̀gá yá pé kóun ó dé báǹkì kóun lọ rèé gbowó àwọn á ní ẹ lówó sí bíbà yìí mọ́ how come ló jáde lẹ́nu ọ̀gá ọlọ́pàá pé how come ìgbà tí wọ́n ṣáà tọpinpin ni wọ́n wá rí i pé àṣé àbájọ <laughs> tí ìwà burúkú ṣe pọ̀ nú ọlọ́pàá àṣé ọlọ́pàá kọpra tó sì dára mọ́lá àṣóhun ló lè tó gba gbogbo ọwọ́ ọ̀gá ẹ̀ ó sì gbowó tán ọ̀gá ò sọ nǹkan kan àmọ́ báwo ló ti rìn tó jẹ́ pò náà ló tún pa ọ̀gá ọ̀hún tó fìbọn pa báwo ló ti tan ọ̀gá ìwọgbó báwo ló ti gbẹ́ kòtò kótókótó tó sì sin ọ̀gá ẹ̀ kílẹ̀ ó tó mọ́ báwo làwa ti rókú ẹ̀ kí ló ń tó fún wa lọ́nà àbáyọ ẹ̀jẹ̀ àjọgbọ́rọ̀ lẹ́nu àbúrò olóògbé torí ọ̀rọ̀ yìí gbé wa dé Ifẹ̀ Olúkọ̀tún ẹ̀jẹ̀ àjọgbọ́rọ̀ lẹ́nu wọn. ọ̀ọ́ orúkọ mi ni Sherifat Ahmed. Sherifat Ahmed. yes. ikú wo ló pa ẹ̀gbọ́n yín ikú wo ló pa wọ́n. ṣàdédé eh, ni mo wà lóko àbúrò mi Súlè wá bá mi pé wọ́n ní wọ́n rí bọ̀dá láti mọ́ o pàṣẹ ah, wálé nìyẹn torí ìlú Òsì ni wọ́n ti ń ṣiṣẹ́ àlọ́ Òsì tìbó Òsì Kwara Èkìtì ìlú wo la wà yìí. ìlú Ifẹ̀ Olúkọ̀tún. ìlú Ifẹ̀ Olúkọ̀tún la wà nípínlẹ̀ Kogi State. Yeah ò ń gbọ́ yín mà. ìgbà tá a wá dé òsì èmi súlè dáàdì wa a sá lọ. iṣẹ́ wo ni wọ́n ń ṣe ní òsì kwara. iṣẹ́ ọlọ́pàá ni inspector ni wọ́n. inspector ni wọ́n. bẹ́ẹ̀ ìgbà tá a débẹ̀ wọ́n á ń béèrè lọ́wọ́ àwọn ọlọ́pàá wọ́n á sọ pé ah àmọ́rí láti láti thursday tí wọ́n ti wá bí iṣẹ́ that was on six but monday ni wọ́n tó sọ fún wa pé wọ́n rí láti mọ́ six may six may yes wọn á àgbà tá a débẹ̀ a sá béèrè lọ́wọ́ wọn pé tọ̀ báwo ló ṣe jẹ́ o kọpra Yínká Kọ́mọláfẹ́. kò yé mi ṣe rí ní tí òfin yé mi ni wípé ṣé tí wọ́n bá lọ láti ìlú wo gan-an ni wọ́n ń gbé pàtó. ìlú òsì náà ni police station wọn ni báràkì wà lẹ́yìn. báwo lẹ́yìn ṣe wá tètè mọ̀ wípé àwọn ò wálé torí ìlú tá a wà ilẹ̀ yìí ń gbé gbà tí wọ́n pè. kogi lẹ̀ ń gbé nífẹ̀ẹ́ olùkọ́jú tá a wà yìí báwo lẹ́yìn ṣe wá mọ̀ pé ẹni tó wà ló sí òtítẹ́ o. yínká kọpra yínká ló pè mí pé wọ́n jọ ṣiṣẹ́ wọ́n sì jọ eh, àwọn méjèèjì close lálẹ́ ní six o'clock pé ìgbà tó di tó di friday wọn ò wábi iṣẹ́ saturday wọn ò wábi iṣẹ́ ìgbà tó di sunday làwọn bá lọ lé wọn wọ́n bálẹ̀kùn wọn títì bọ̀dù wọ́n fọ́ọ̀sì lẹ̀kùn yẹn sí bóyá wọ́n wà nínú ilé bóyá nǹkan kan ń ṣẹlẹ̀ bọ̀bàdì táà tí wọ́n fi wọlé wọn ò rí eh, ẹnìkankan wọn ò pè fọ́jọ́ mẹ́rin tó wá di monday wọ́n wá pè mí èmi náà wá lọ gbà tá a débẹ̀ wọ́n sì ṣàlàyé báyìí pé àwa ṣáàtì gbogbo onúgbó. ok ohun tí tí bá gbọ́ yín yé dáadáa ń sìn. bẹ́ẹ̀ wípé ẹ̀gbọ́n ẹ̀gbọ́n yín. bẹ́ẹ̀ wọn ò rí wọn bí iṣẹ́. bẹ́ẹ̀ ni. àwọn ará ibi iṣẹ́ wọn ló wá pè yín. Mm, yínká ló pè mí. ṣé ẹ̀yin àti yínká yẹn jọ máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀. rárá bọ̀ tí n bá lọ bẹ̀ èmi máa ń rí i ọlọ́pàá náà lòun náà ní Yínká yẹn. ṣẹ́gbọ́n yín ìṣó níyàwó. kò síyàwó lọ́dọ̀ wọn. bó níyàwó wọn ń gbé. ìyàwó tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ fún wọn hmm. wọn ti jà by January ló ti lọ bọ̀ ó wà nù gbòòrò sí náà fèyí ló ń jẹ́ bọ̀ wọn ò gbé pọ̀ mọ́ wọn ò fẹ́ra wọn mọ́. à ń gbọ́ yín bá a ṣe wá wọn wá wọn wọnú gbó akáàkiri káàkiri àwọn ọlọ́pàá yẹn sáà sọ pé à gbogbo ibi tá à ń a wọ̀ wọ̀nyí àwọn ti kọjá gbogbo bẹ̀ ibi tí wọ́n ń gbé ní òsì Kwara yẹn ẹ mọ̀ bẹ̀ dáadáa ah. ṣé ìgboro ni àbí báràkì àwọn ọlọ́pàá. báràkì ni wọ́n ń gbé báràkì ọlọ́pàá ni wọ́n ń gbé hmm. kò jìnnà sí station ìgbà tí ó yá àkànjáde wọ́n á bẹ̀rẹ̀ sí sun ẹkún bọ̀dá ńbọlẹ́wà ńbọlẹ́wà so kọ́pra yínká yẹn ó wá sọ pé hmm, mọ́mì ká lọ ti ẹsẹ̀ lè bọ̀ pé bí ọ̀gá òun ṣe rìn kò yé òun ah, ah mo sà ń sọ dáàdì wa náà wà ń bẹ̀ o àtàwọn àbúrò mi pé ká lọ ti ẹsẹ̀ ilé bọ̀ torí ó yà òun lẹ́nu bọ́rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ àwa náà wálé àárí nǹkan kan lọ́jọ́ yẹn ó wá tún yà tún padà lọ tẹ bó ló ṣe ń lọ àwọn wa ń béèrè lọ́wọ́ wa pé lẹ́yìn ọjọ́ kẹrin táwa débẹ̀ ọjọ́ yẹn náà la tún padà wálé la kú òun lò sí tá a wá padà sílùú Ifẹ̀ Olúkọ̀tún a tún ṣe bí ọjọ́ méjì la bá tún gbéra gbogbo wa náà a tún pọ̀ a tó bí mẹ́fà la tún lọ ìgbà tá a máa débẹ̀ DPO yẹn ní kò sí ètò kan òun ò mọ̀ nípa kinní kan ò sí kinní kan ah, a bá ní odidi DPO èèyàn sọnù ẹ̀ rí èèyàn odidi inspector but the way tẹ́ ẹ ṣe ṣe kò dáa o àbáṣá sọ̀rọ̀ ó di ọjọ́ kọkànlá èèyàn ti sọnù fọjọ́ mọ́kànlá àwọn aráàlú àwọn àbádá àgbà. àwọn ọlọ́pàá ibi iṣẹ́ rẹ̀ ń ṣiṣẹ́ wọn ò sì bá yín wá wọn wá. lẹ́yìn kọ́pra yínká tí ó pè yín yẹn. bẹ́ẹ̀ ni wọn wá wọn tẹ̀ wá wọn síbì kan wọn tẹ̀ tẹ̀lé wa tá a bá ti dé ni wọ́n tẹ̀ ń sá fún wa ni tó o bá ṣe lọ alọ́lé kábíyèsí àti dádì wa àti àwọn dádì wa olóyè wọn wá ní kábíyèsí ránṣẹ́ sí kábíyèsí ìlú sí bàtà dọ́dọ̀ kábíyèsí kábíyèsí olóṣì ó ní à kéèyàn wá sọnù ní ìlú fọjọ́ mọ́kànlá tí ò séèyàn tó wá sọ fún un bó ṣe mú fóònù ó pe DPO wọn kíá náà ó dé ó bá wa ń bẹ̀ kábíyèsí wa ń sọ pé ah ẹ ǹlẹ́ o DPO báwo ló ṣe jẹ́ wọ́n ní ọ̀gá ọlọ́pàá sọnù láti ó ní ẹ wọ́n ti ṣe nǹkan tí wọ́n lè ṣe wọ́n wá wá kódà àwọn tún gbé mọ́tò wọ́n jáde kábíyèsí ní láti jọkànlá nílùú tóun wà ó ní iṣẹ́ òun kọ́ òun kọ́ ló máa sọ bíi pé èèyàn kan sọnù pé prọ́tíkò iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni eníkálukú wà fún pé òun kọ́ ló máa sọ fún kábíyèsí kábíyèsí ní ó dáa ó ṣe dáa náà ó dáa máa lọ ó sì lọ gbà tó ti tó bíi fifteen days a tún lọ gbà tá a débẹ̀ àgbọ̀ nǹkan kan wọn ò sọ nǹkan kan kàn dàbí bàbá bàbá kábíyèsí pé olúwawo ìlú òsì gbà tó pé ó invite ẹ̀ sí ààfin ó wá ní ó ní láyé ó ní òsì kọ́ ó ní torí ó ní òun ti wà lórí oyè báyìí ní kábíyèsí getting to twenty seven years pé ọmọ ọwọ́ gan kò rìn lọ rí kó má ku àlejò òdìdí ọlọ́pàá inspector pé tí òun tó gbọ́ olúwawo bá ní ah ó ní wọn ò lè ba orúkọ Òsì jẹ́ o pé wọn ò ríru eléyìí rí o but nǹkan tó wà ń bẹ̀ nǹkan tí wọ́n bá máa fi wá làtí síta pò wọ́n á fi wà tán àbádúpẹ́ olúwawo olúwo olúwo sí náà ni oníwọ̀n olóhùn ní national kinní kan nínú Kwara State olóhùn á pè káàkiri gbogbo àwọn èèyàn òun á fi lọ wọn á pé ibi tóun mọ̀ àti ibi tó ó ní a máa gbúròó ó ní làtí ò lè sọnù báwọn tán àwa tún wálé ó wá tó bíi twenty one days gẹ́ẹ̀ tí mo ní kò fẹ́ wọn mọ̀ mo tẹ̀ ti ní kí wọ́n fọlọ́pàá gbé òun ti wà ní ẹ̀kọ́ tàfé yìí yẹn mo rò pé ìgbà tí wọ́n kàn fi ọ̀rọ̀ wa lẹ́nu wò tí wọ́n ti rí i pé kò mọ̀ ń pa nǹkan tó ṣẹlẹ̀ wọ́n rìlíìsì ẹ̀ ó ti padà sósì so ìgbà tá a wá gbọ́ gẹ́ẹ̀ yẹn the same fèyí yẹn lọ́nà ó tún pe ẹ̀kọ́ta pé wọ́n ní nǹkan kan ti ń ṣẹlẹ̀ ló sí pé ó dà pé wọ́n ń gbóòórùn lẹ́yìn station wọn ń bẹ̀ bá a ṣe tún gbéra ni èmi àbúrò mi àti dáàdì wa gbàtà débẹ̀ ilẹ̀ ti ṣú àǹtí wa tó wà ń lọrin òun ló pè wá pé ká pàdé wọn ló sí ilẹ̀ ti ṣú adébẹ̀ six thirty abádébẹ̀ wọn wá ń béèrè lọ́wọ́ wa pé ṣé o ní information tá a gbọ́ ni àwa wá tún bí bẹ́ẹ̀ ni àwa tún bí wọ́n pé sáwa ló máa mú information wa, àbẹ́yìn lẹ́ẹ̀ fún wa ní information tó lúwo yẹn dẹ̀ ti sọ fún wa pé ká mọ́ bẹ̀rù nǹkan tá a bá ti fẹ́ ṣe ká ṣe fún wọn pé ká lọ di àwọn ọlọ́pàá mú dáadáa pé wọ́n mọ bí làtí ṣe rìn bàtà olúwawo ló sọ bẹ́ẹ̀ wọ́n tẹ̀ ti gbé area commander òmò àrán lọ wọ́n gbé fake doctor kan ọmọ kékeré ni òun ló débẹ̀ olóhùn rí òkú yẹn the way tóun fi rí kò ju ọmọ ọdún mẹ́jọ sí mọ́kànlá lọ. so ìgbà tó àwọn ọlọ́pàá ló ná. àwọn commandant area commander eh. eh, àwọn ló ṣètò yẹn pẹ̀lú àwọn ọlọ́pàá àwọn DPOC pé wọ́n gbé dókítà lọ. ẹ má ti fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹ ní ngbà tí ẹ débẹ̀ pé olúwa wo ni pé wọ́n wà jáde kí ló ní wọ́n fi wà jáde. ó ní ó ní ẹ̀jì ayé yóò tàn láti síta níbi tó bá wà pé ẹ̀jẹ̀ ayé ni wọ́n á fi wá àwọn ó kàn sọ pé ẹ̀jẹ̀ ayé òun ni wọ́n fi wá pé ká lọ sinmi bàtà rí lóòótọ́ dìwé tá ṣe bá a a kàn bá wọn drag ẹ̀ mo bú wọn dáadáa àwa ń bú wọn àwa mẹ́ta bẹ́ẹ̀ ni ó tẹ̀ ń gbá kuru mọ́ mi pé òun máa ṣe kinní mo níwò DPO mo ló ti tẹ́ mo ní tó bá yẹ pé bọ́ọ̀ tó gba owó wọn tó bá pé àti ìrìmú dè pé ṣé ò ti ní lọ sí i mo wá sáàbù àwòyá. ẹnìkan ti gba owó wọn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni owó ta ni. owó bọ̀dálà tí ó lọ withdraw three hundred thousand nínú owó ẹ̀ máa tó padà jẹ́wọ́ pé òun ló pa yẹn. ẹni sùúrù àti ẹnìkan gba owó ẹnìkan gbowó lọ́wọ́ ètò sì dáramọ́lá bẹ́ẹ̀ ni nú àkáǹtì ẹ̀. ó lọ gba èló lẹ ló gbà. three hundred thousand. tó sì dáramọ́lá yẹn ọmọ ìlú wo ni. ó lọ́mọ òun wo lòun. ọmọ òmùwò. òmùwò èkìtì. bẹ́ẹ̀ ni ṣọlọ́pàá lòun náà. ọlọ́pàá kọ́pùrà lòun náà. bẹ́ẹ̀ ni. báwo ló ṣe lọ gba three hundred thousand nínú àkáǹtì brọ́dà yín. brọ́dà mi tó bá ó ránṣẹ́ ni wọ́n á fún ní ètẹ̀ lọ́ọ́ mi gba ten thousand wa. á dẹ̀ gba one hundred and ten títí bó ṣe gbà á lẹ́ẹ̀mẹ́ta nìyẹn ó fún búrọ́dà mi thirty thousand òun wá three hundred thousand wà lọ́wọ́ Dáramọ́lá yẹn. ṣe bí ó yẹ kí aláàtì dún lọ́wọ́ bọ́lá yẹn aláàtì wọn ò ṣiṣẹ́. aláàtì wọn ò ṣiṣẹ́ rárá báwo làwọn ṣe wá mọ̀ pé òun ló gbowó. ọjọ́ tí wọ́n wá lọ báǹkì fúnra ara wọn pé wọ́n fẹ́ withdraw wọn ni wọn àkáǹtì wọn ti dán. ah how come how come so bí wọ́n kàn ṣe find out náà ni tí Dáramọ́lá yẹn fi àwa checkbook wọn la mú jáde la mú lọ báǹkì tí kọ̀ǹpútà fi gbé gbogbo ẹ̀ jáde pé Dáramọ́lá ló gba owó yẹn bẹ́ẹ̀ ni. ṣé Dáramọ́lá èèyàn lẹ́yìn ìgbà tó gbowó tán ṣéjà wá bẹ́lẹ̀ láàrin òun àti bọ̀dá yín ni. ìjà ò tiẹ̀ bẹ́lẹ̀ bọ̀tún kan tó sọ ni pé ọjọ́ tó rí pé bọ̀dá láti ti lọ báǹkì tó ti lọ ṣe àtúnṣe gbogbo nǹkan tó mm. ṣẹlẹ̀ ọjọ́ kejì náà ni ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ láàrí bọ̀dá láti mọ́. òkèlè rí bọ́dà yín mọ́ bẹ́ẹ̀ ni. ká wá mọ́ sọ̀rọ̀ lọ wo ná mm. níbo ni ǹjẹ́ padà ti wá rí bọ́dà yín yẹn. àfi òkúta rí àpadà òkú lẹ ti rí òkú yẹn báràkì ẹ̀yìn station kì í ṣe báràkì ẹ̀yìn station wọn la ti rí. ẹ̀yìn station àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ ni ló sí ló sí Kwara bẹ́ẹ̀ ni lẹ ti rí bọ̀dá mi lẹ ti rí bọ̀dá yín bẹ́ẹ̀. báwo ni ó ṣe jẹ́ lẹ́yìn station ọ̀nà wo ló gbà débẹ̀ ṣé orí ilẹ̀ lẹ bá ní àbó nù lẹ̀. inú ilẹ̀ ni but nǹkan táwa rí lọ́jọ́ yẹn ni pé orí tí bóyá adìẹ tí wọ́n ló máa tàn síta hmm. kò sí ẹ̀pẹ́ ń bi gbogbo orí wọn òun náà orí ti wà ń ta bẹ́ẹ̀ la ṣe rí lọ́jọ́ yẹn lọ́jọ́ tá a kọ́kọ́ lọ ńgbà tá a ti fa wàhálà pẹ̀lú àwọn ọlọ́pàá. ìgbà tẹ́ ẹ rí yẹn hmm. ǹjẹ́ ìgbésẹ̀ wo lẹ gbé pẹ̀lú àwọn ọlọ́pàá ǹjẹ́ ẹ béèrè lọ́wọ́ wọn pé kí ni irú ṣé àwọn kẹ́fín nǹkan tó wà lẹ́yìn ẹ̀yìn eh, station wọn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà táwọn ní wọ́n ń gbọ́ òórùn tá a lọ bá wọn wọn ò mú wa débẹ̀ lọ́jọ́ yẹn wọ́n ní ilẹ̀ ti ṣú àwa ní tá a bá rí èèyàn tiwa á dá a mọ̀ pé ilẹ̀ ṣú ọ̀bọ̀ torchlight wà wọn ò sáà mú wa lọ ìgbà tó di eight o'clock eh, DPO wa ní àfi tá a bá padà lọ sí ẹ̀kọ́tà ńìlọrin látòsí àwa náà a sì gbéra DPOC náà ló tún sọ bẹ́ẹ̀ hmm. pé ọ̀rọ̀ ti kọjá ibi tá a ṣe ń sọ pé kì í sọ̀rọ̀. ṣé DPO yẹn wọn ṣe Yorùbá ni. Yorùbá ni wọn Yorùbá ni ọmọ sáìdì òkè onígbín ni wọn tẹ̀ sọ pé DPO yẹn tó ìgbà tá a wá dé lọrin tá a tún ṣàlàyé nǹkan tá a gbọ́ nǹkan tá a gbọ́ wọn kó àwọn ọlọ́pàá tẹ̀lé wa láti Ìlọrin láti ẹ̀kọ́ta ìgbà tá a dé o sí tí bá gbọ́ yín yé àwọn ẹ̀yin lọ fẹ́ ẹ lọ fi ẹjọ́ àwọn ọlọ́pàá Wòsí sùn nílọrin ní ẹ̀kọ́ ta sùn wọn wá kọ́lọ́pàá tẹ̀lé wá sí Wòsí gbàtẹ́ wá dé Wòsí kí ló ṣẹlẹ̀. gbàtà wá dé Wòsí lóòótọ́ àwọn ọlọ́pàá yẹn tí wọn ibi tí wọ́n lọ jìnnà tí wọ́n mú wa lọ lánàá kíá náà ni wọ́n mú wa débẹ̀ kò tiẹ̀ ju láti bíbá ẹ síbi kíní àbà yẹn lọ àbá ń sọ ah sí nǹkan tẹ ló jìnnà ni kò tiẹ̀ pé one po kò tẹ̀ pé tẹ́ bá dẹ̀ wo bó ṣe ṣẹlẹ̀ ilé ìbọ̀dá làtí ó wà báyìí ni so omi kan wà lọ báyìí orí àpáta ni wọ́n kàn ní àbá ọ̀nà báyìí ni wọ́n sin wọ́n sí níbẹ̀ níbi tá a ti rí wọn tó a sáfa wàhálà wa ń bú wọn ń bú wọn ìgbà tó yá àwọn ọlọ́pàá tó tẹ̀lé wa wọ́n láwọn kọ́ ló máa ń wú òkú pé ibi tí wọ́n bá ṣe tiwọn dé ní investigation tí wọ́n ti tún parí síbẹ̀ pé àwọn tó ń wú òkú àwọn ni á tún padà sí Ìlọrin kó tó di pé àwọn ọlọ́pàá yẹn padà sí Ìlọrin ìgbà tí wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ àwọn ọlọ́pàá òsì mm. pé kí ni bó o lò kú ìṣe débí kí náà wí. ìgbà yẹn náà ni wọ́n ní commandant gbé dókítà wá yẹ́dá kọ̀mándà pé o ti gbé dókítà wá pé dókítà sì dìtẹ̀tẹ̀ pé òkú yìí kò ju ọdún mẹ́jọ sọ́dún mọ́kànlá lọ. ẹ tó bá jẹ́ òkú ọdún mẹ́jọ ọdún mọ́kànlá kí mm. ló pa kí ló ń ṣe lẹ́yìn. a àti ẹ̀ òkú tá à ń wò yìí orí tá a tiẹ̀ rí láì tí ì rí bọ́dì. Mm-hmm. ẹ wọ́n ti lọ síbi mm-hmm. ọ̀dọ̀ tí mm-hmm. ìgbà tí wọ́n ní òkú yẹn ò ju bíi ọdún mọ́kànlá mm. ọjọ́ ọmọ kékeré lọ mm. kí ẹ wọ ìbéèrè wo lẹ bè pé kí ni òkú ọmọ ọdún mọ́kànlá ń ṣe ní ẹ̀yìn station. abéèrè àwa ní òkú ọmọ ọdún mẹ́jọ sọ́dún mọ́kànlá kí ló wá ṣe ń bìbà ẹ̀ ẹ̀ dp oní à wọn ò mọ̀ ń pa ẹ̀ àwa tún padà lọ sọ́dọ̀ kábíyèsí òsí wọn wá ní kí wọ́n lu aago èèyàn tọmọ ẹ bá kú o ọmọ ọdún mẹ́jọ o ọmọ ọdún mọ́kànlá o ìgbà tí wọ́n dẹ̀ lu aago ló sí kò séèyàn tó jáde pé tó ní ọmọ òun kú ìgbà yẹn náà la tún padà sí Ìlọrin wọ́n wá ìgbà tá a dé Ìlọrin àtún àwọn CID tí wọ́n tẹ̀lé wa wọ́n sá sọ̀rọ̀ dáadáa pé à ìrírí tí wọ́n rí òkú yẹn kì í sọ ọmọ ọdún mọ́kànlá o pé àgbàlagbà ni. àwa gbọ́ nǹkan kan tí tẹ́lẹ̀ pé a gbọ́ pé bóyá wọ́n ní bàbá kan ló ń bọ̀ lójú ọ̀nà tó sun kaṣú jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìgbà tí ìgbà tí àwọn ọlọ́pàá ò sí sọ fún yín pé bàbá. wọ́n sọ DPO tẹ sọ DCO ń sọ kò rántí SO wọn wá sọ pé ah o ti gbàgbé pé bàbá kan ló ń bọ̀ látoko torí ibi tí wọ́n sin òkú yẹn sí a rí iná báyìí tí wọ́n da agùn èèyàn ní báyìí wọ́n wá sin òkú báyìí wọ́n wá ní bàbá yẹn ló yà tó ń bọ̀ látoko ó wá yà ó wá sun orí kaṣú àwa ni ṣé bí wọ́n ṣe ń sun kaṣú ni ṣebí tí wọ́n bá tẹ̀ fẹ́ sun kaṣú wọn á dáná rẹ̀ ráǹdì. tó túmọ̀ sí pé ẹ̀gbọ́n yín yẹn kan tó sin wọ́n dáná. ẹ wọn àti àmọ́ ń gbà yẹn torí wọn ò tí ì wú wọn dáadáa wọ́n da ojú wọn bolẹ̀ báyìí ni ọ̀ǹtì ìgbà táwọn tó ń wú òkú wá tẹ̀lé wa wá. àyìn àwọn ọlọ́pàá tó ń wú òkú. ẹ ìgbà tí wọ́n wá. láti ìlú wo. dókítọ̀ ni. dókítọ̀. dókítọ̀ ló wá. láti ìlú wo ní Kwara náà ni but ìgbà tí kọmíṣánná. ṣé dókítà yẹn nìkan ló dá wá ní àtàwọn ọlọ́pàá. àtàwọn ọlọ́pàá ní CID láti ẹ̀kọ́ta kọmíṣánná ló gba dókítà yẹn two hundred thousand ló san. ìyẹn commissioner of police. yes nílọrin ní Kwara bẹ́ẹ̀. commissioner of police yẹn ṣé òun ló sanwó yẹn láwọ ara. òun ló san òun ló san lọ́wọ́ ara ẹ̀ wa ìgbà tá a wá débẹ̀ tí wọ́n wá wú òkú tán àwọn bíi mẹ́ta ló ṣiṣẹ́ yẹn àwọn àbúrò mi náà wà ń bẹ wọ́n jọ wù ní Sulaiman ìgbà tí wọ́n wá wú tán àwa obìnrin wọn ò ká lọ bẹ̀ a dúró sí police station ni but àwọn lọ bí wọ́n ṣe débẹ̀ wọ́n ní ṣé tẹ bá rí ẹ̀gbọ́n yín ẹ dààmú mo ní ẹni dààmú dáadáa wà ìgbà tó yá wọ́n wá rí ìgbà tí wọ́n wá wù ó ní wọ́n mú eyín rẹ̀ wọ́n fọ́ wà ní wà ní òun ni pé gẹ́gẹ́ bí àpèjúwe dókítà sì béèrè agùn ẹ̀ a sì sọ wọ́n sì wọ́n lẹ́ǹtì ẹ̀ náà wọ́n ní à bá a ṣe sọ náà ló ṣe rí ọlọ́run ò ní jẹ́ kí ẹ rírú ẹ̀ mọ́. àmín. ṣùgbọ́n ẹ̀gbọ́n yín ọlọ́pàá tí ó wá kú tí wọ́n sin sí àgọ́ ọlọ́pàá sí ẹ̀yìn police station ní Òsì gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ẹ sọ yìí tí ọba osisi mọ̀ sí. bẹ́ẹ̀ni. ẹ ikú wo ló wá pa ta ló sin. ẹ ẹ bọ́ì tí mo ló gba owó yẹn Dáramọ́lá tó sìn. Hmm, ká tọ́ àpè lọ́mọ òun wò ká tó padà dé ní ọjọ́ tí wọ́n lọ wú òkú yẹn hmm. ó ti jẹ́wọ́ níbi tí wọ́n gbé sí ní ẹ̀kọ́ta pòun ló ń pa àlàtí ṣé wọ́n ti arrest ẹ̀ tẹ́lẹ̀ ni. ó ti wà ń bẹ̀ gbogbo ìgbà tí a fi ń ṣe investigation yẹn wọ́n ti mú un tẹ́lẹ̀ torí bó ṣe rìn lọ́jọ́ yẹn àti báǹkì tó lóun lọ tó sì jẹ́ pé òun ló gba owó ẹ̀ wọ́n mú un ó wà ń bẹ̀. ó wá jẹ́wọ́ pé òun ló ń pa. bẹ́ẹ̀ ni dá ìbọn. irú ìbọn wo. ìbọn ọlọ́pàá. ọ̀nà wo ló gbà tó fi pa. tọ́ ó ní ó lọ yàgbẹ́ bóun ṣe ó lóun wà ní morning duty night duty ó lóun ṣe iṣẹ́ twenty four hours so wọ́n wá ń bi léèrè pé tó bá tẹ̀ ń ṣiṣẹ́ twenty four hours. ó wá ní ó wá ó wá ní kò tiẹ̀ yẹ kó tún gbébọn lálẹ́ ó wá ní ó ní twenty four hours lòún wà so ìgbà tí wọ́n wá béèrè ó ní ibi tó ti lọ yàgbẹ́ ó ní ibẹ̀ ló ń tẹ̀lé lọ tóun sì fún ó lóun yìnbọn fún un ó ní wọn ò kú immediately ó lóun wá wọ́ wọn láti ibi tí wọ́n tó ti yìnbọn yẹn ó lóun wọ́ wọn dé sàlẹ̀ ibi tó sì wọ́n sì yẹn ó ní ìgbà tóun gbé wọn débẹ̀ wọn ò kú ó ní ìgbà yẹn náà lòun wá tún wò òun wá fi ọta ẹlẹ́ẹ̀kejì lòun fi lòun fi pa á onígbà tóun wá pa á tóun ti rí pé ó ti kú olóun wá lọ station òun wá òun wá pretend pé ah, ah ẹ gbọ́ ọ̀rọ̀ òbọn ni wọ́n á ní èèyàn kan wá dà pé knockout ni kì í ṣe ìbọn wọ́n ní àwọn kan tún ìlú kan súnmọ́ ibẹ̀ ẹ̀tàn ni wọ́n ń pè bẹ̀ wọ́n ní àwọn kan tún ní ọ̀nà ẹ̀tàn ni ìbọn ti dún. wọ́n ní bóyá wọ́n mọ̀. bóyá wọ́n gbọ́ bóyá wọ́n gbọ́ ó ní ìgbà tó sì yá ó ní wọn kò séèyàn tó lóun gbọ́ ó ní bóun ṣe dákẹ́ náà síbẹ̀ ni bọ̀ ìgbà tó tún yá ó ní DPO ó ní wọ́n pe fóun bọ̀dá láti láti Anambra pé òun wá sọ pé ah ó ní Park Jock ó lóun ló sọ pé òun òun rí nọ́mbà nọ́mbà bọ̀dá láti tó wọ́n fi pè ó lóun wọ́n fi pe corporal Park Jock ní corporal yẹn jẹ́ ó ní corporal yẹn wá lọ bá DPO ó ní ah èèyàn kan máa lo nọ́mbà àlàtì kọ́ọ̀lù ó ní bí DPO ṣe gbọ́ ó ní rọ́ọ̀ni ó ní kóun má sọ fẹ́ nìkankan ó ní kí park jog park jog yẹn corporal ni ó ní kó má sọ fún anybody pé òun rí nọ́mbà láti tí wọ́n fi pè ó ní ní sáìdì Anambra Ọ̀ka ó ní ibẹ̀ ni wọ́n ní wọ́n ti pè yẹn ó ní wọ́n sì gbé nọ́mbà yẹn síta lóòótọ́ nọ́mbà láti ni oníbọ̀ DPO ní rárá kẹ́nìbọ̀dì má sọ̀rọ̀ kí wọ́n dákẹ́. ṣé DPO yẹn àti láti ẹ gbọ́ pé wọ́n jà tẹ́lẹ̀ ni. ah wọn ò jà. ṣé ńgbà tí ọ̀rọ̀ wá débi tí ó dé dúró yẹn. bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ̀gbọ́n yín lo mọ́tò. wọ́n lo wọ́n ní mọ́tò bọ̀ tí wọ́n wọ́n gbé káàkiri. torí a gbọ́ wípé alùpùpù tí wọ́n ń lò pé wọ́n yìnbọn fún alùpùpù. bẹ́ẹ̀ ni ó ní wọ́n kọ́kọ́ ṣe kọ́pra yẹn Járamọ́lá ó ní wọ́n ti yìnbọn sí mẹ́ṣìn yẹn ló ti lé ní oṣù méjì hmm. nǹkan tó sọ fún wa nìyẹn ó ní wọ́n. tó wá ṣàjẹ́wọ́ ọlọ́pàá ọlọ́pàá tó sì tí ẹ lóun ló gba owó ẹ̀gbọ́n yín tó sì dára mọ́lá bẹ́ẹ̀ ni ọmọ òmùwò ọmọ òmùwò ló pe ara ẹ̀. ó lóun ló ń pa ẹ̀gbọ́n yín ó tẹ̀ jẹ́wọ́ ni òun ló ń dá sí ṣùgbọ́n kí ló dé tí àwọn ọlọ́pàá fi wá ń ṣe bẹ́ẹ̀ yẹn ṣé wọ́n padà mọ̀ sí pé òun ló pa ẹ̀gbọ́n yín ni. wọ́n ti mọ̀ wọ́n ti mọ̀ wọ́n ti mọ̀ ó ní Yínká kọpra Yínká yẹn ó lóun ló fún un lọ́ta tóun lò torí níjẹ bí ìjẹrin báyìí ká tó dé wọ́n ti lọ gbé Yínká yẹn sí ó ti wà ní ẹ̀kọ́ta náà ó lóun ló fún un ní ìbọn wọ́n ti lọ gbé yínká láti òsì wá sí ẹ̀kọ́tà báyìí ó lóun ló fún un lọ́ta. ṣebí kọ́pra yínká. bẹ́ẹ̀. òun lẹ sọ fún wa wípé ó pè yín. bẹ́ẹ̀. pé kẹ́ lọ ti ẹsẹ̀ lè bọ̀. bẹ́ẹ̀ ni. nígbà tí a tún gbọ́ lẹ́nu yín nìsín. a gbọ́ wípé nígbà tí Tósìn Dáramọ́lá tẹ́lóhùn ló fìbọn pa ẹ̀gbọ́n yín ṣé kọ́pra lòun náà ṣé dára kọ́pra náà lòun tẹ́lóhùn ló fìbọn pa ẹ̀gbọ́n yín ẹ tún wá ní ìgbà tóun náà máa jẹ́wọ́ ó ní kọ́pra Dáramọ́lá tó pè yín pé kẹ́ lọ fẹsẹ̀ lé rárá Yínká kọ́pra ah, Yínká kọ́pra Yínká bẹ́ẹ̀ ni pé Tósìn wá lóhun ló fún un lọ́ta bóun ló fún un ní ọta bẹ́ẹ̀ ni ó tún gbọ́ nǹkan kan wọ́n nígbà tí wọ́n kọ orúkọ kan sílẹ̀ ní headquarters petition competition. bẹ́ẹ̀ àwọn olóko competition. àwọn ẹbí family láti. orúkọ taná ni wọ́n fẹ́ kọ sílẹ̀. Dáramọ́lá Tósìn ni wọ́n fẹ́ kọ wọ́n wá lọ kọ Yínká. wọ́n wá lọ kọ Yínká. bẹ́ẹ̀ bó wà ní Yínká náà wà báyìí. ó wà nílọrin báyìí ní detention. lọ́rọ̀ kan báyìí wọ́n ṣàti wú brọ́dà yín. èní ni wọ́n tẹ̀ fẹ́ wá sí wọn wọ́n ní kọmíṣánná wọ́n ṣẹ̀ pé mi ni wọ́n ní kọmíṣánná ní yóò ti yá jù pé kí wọ́n fún wọn. kọmíṣánná yẹn ṣiṣẹ́ pè yín tó ń sìn. ìyàwó bọ́dà mi yẹn ṣé àwọn wà ń lọ ra àwọn ló sì ń mọ bó ṣe ń lọ ń sìn àwọn ló ń fún wa lọ́wọ́ information tó wá ní. ìgbà tí ọba ǹjẹ́ padà wá lọ sí ilé kábíyèsí ọba olóṣì kwara. ìgbà táwọn CID bá wa lọ a padà lọ tá a. bẹ́ẹ̀ ti rí bọ́dà yín o. bẹ́ẹ̀ ni pé òun ni torí ọba gangan ò sí ń lé lọ́jọ́ ta lọ ọba kẹta torí ọba àwọn pé mẹ́ta ń bẹ̀ gbà tá a ó ní ká lọ bẹ̀ pé but àwọn aráàlú náà ti bá area commander bá wọn débẹ̀ lọ́sàn-án pé wọ́n dẹ̀ rí bí wọ́n sin ẹni yẹn sí pé kì í sara aráàlú wọn. gbà tó bá sí ṣé èsì tó sin gbà tẹni pé wọ́n náà ń gbóòórùn hmm. kò sí jìnnà ni. rárá rárá kò jìnnà torí ó dàbí pé wọ́n tẹ èèyàn báyìí wọ́n wá ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n wá kó ewé wọ́n ṣe àwọn ewé wọ́n wá ṣe sórí òkú yẹn. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. Sherifat Ahmed. láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá olókoòwò kéékèèké ẹ̀yin companies lóníranran láti darapọ̀ mọ́ wa bóyá ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún eh, ìṣẹ́jú kan fọ́nrán yín kò yọ ẹ̀yin ilé ìjọsìn ilé ilé ìjọsìn tó bá jẹ́ ojúlówó tẹ̀ mọ̀ pé tọlọ́run lẹ̀ ń ṣe pé n ta bá sọ ń pa yín bẹ́ẹ̀ náà làwọn yẹn ó ṣe bá a kò yọ ẹ̀yin náà lẹ̀ nọ́mbà tí ẹ fi lè pè wá lẹ́yìn ètò rẹ̀ zero eight zero two one one seven seven seven seven five zero eight zero two one one seven seven seven seven five tàbí zero eight one thirty seven sixty one nine zero zero nine zero eight one three seven six one nine zero zero nine lẹ́ ṣe yí ògèdèǹgbé kò ní burú fún ọ láṣẹ ọlọ́run elédùnmarè ọlọ́run ó lànà fún gbogbo wa jákèjádò ayé. ẹ já wá tẹ̀ wájú ìgbà tí wọ́n ń wá ń wá òkú arákùnrin yìí tí wọ́n rí tí wọ́n béèrè lọ́wọ́ àwọn ọlọ́pàá ẹgbẹ́ ẹ̀ ní police station ní òsì Kwara pé ah bó tiẹ̀ ní òkú lágbájá wà ó wá ní èsì tí àwọn ọlọ́pàá fi ń fún wa tí ò dùn mọ́ra ló ń nú. ẹja ti ẹ̀jọ́ gbọ́rọ̀ lẹ́nu àbúrò arábìnrin tó sọ̀rọ̀ tán yìí Suleiman Nuhu olóhùn tó sọ torí ìgbà tí wọ́n fi débi tí wọ́n sin arákùnrin sí ńgbà tí corporal Tosin Daramọ́lá ọmọ òmò Èkìtì tó pa á tán lẹ́yìn ìgbà tó pa ọ̀gá ẹ̀ tó yìnbọn ó wá padà wá bá wọn police station pé ṣé wọ́n gbúròó ìbọn àwọn ọlọ́pàá ẹgbẹ́ ẹ ní pé ìbọn táwọn gbúrò ọ̀nà ẹ̀tàn lọ́hùn-ún ni ó fẹ́ fi confam bóyá wọ́n mọ̀ pé òun ló ń ṣiṣẹ́ ẹbí ó padà sínú igbó ọ̀hún lẹ́yìn police station wọn náà ni o ó sì gbẹ́lẹ̀ kótókótó ló bá sin ẹ wá wo gbogbo ohun tí àwọn ọlọ́pàá ń wí pé òkú ọmọ kékeré kan ni ó wà ń bẹ́hùn ẹ̀yìn àwọn sun kaṣú ẹnì bàbá kan ní to kóbọ̀ ẹ ti gbọ́ nú àlàyé obìnrin yẹn pé bàbá kan ń to kóbọ̀ ó sun kaṣú jẹ ń bí ẹ ṣé òkú ibi tí wọ́n bá sin àgbàlagbà sí àtòyé ọmọ kékeré ṣé bẹ́ẹ̀ bára wọn mú àmọ́ ìkan pàtàkì lára àwọn olóyè nípínlẹ̀ ní òsì Kwara ó sọ wípé adìyẹ ayé pé yóò wá gbogbo ibikíbi tí láti bá wà pé adìyẹ ayé ó wà bóde ṣádìyẹ ayé wà àwọn àgbà bẹ àwọn àgbà ń wà ní abẹ́ ọ̀run ẹ kádìyẹ adìyẹ lásán kó wá wá odidi òkú èèyàn ibi tó kú èèyàn wà kádìí ayé wa bóde àbádìí ayé ò wa bóde ẹ̀yà àjọ gbọ́rọ̀ lẹ́nu arákùnrin yìí ká mọ̀ bóyá lóòótọ́ adìyẹ ayé mọ̀ wa bóde àbádìí ayé ò wa bóde o. kí lorúkọ tí. Sulaiman. Sulaiman kí Nuhu. Nuhu ẹ wọ́n ní ẹ̀gbọ́n yín tó kú pé ńgbà tí wọ́n fẹ́ lọ wu wọ́n lẹ́jọ́ wà ń bẹ̀ bẹ́ẹ̀ni. ìgbà tí ẹ wá ìbáwo lẹ bá ẹ̀gbọ́n yín. ìgbà tá a débẹ̀ ìgbà tá a kọ́ lọ síbẹ̀ pẹ̀lú àwọn CID a rí i pé orí ẹ̀ wá ń ta so ìgbà tá mo wá wá mo wá snap ẹ̀ àwa kú yẹ mo padà kó yẹpẹ sórí òkú yẹn níbi orí yẹn fóònù mi wá jábọ́ mo wá dé station mo wá padà lọ wá fún mi ìgbà tí mo débẹ̀ mo rí i pé orí yẹn náà tó ń wà open. ok tó túmọ̀ sí wípé gẹ́gẹ́ bí àǹtí ń ṣe wípé wọ́n ní adìyẹ ayé máa wá brọ́dà mm-hmm. yín jáde ntẹ́yìn mm-hmm. eh, sọ báyìí pé tí wọ́n bá ti da wá da yẹ̀pẹ̀ ìbò níbi tán sísìn yẹn kẹ́tó padà débẹ̀ nǹkan tó ti kó yẹ̀pẹ̀ orí ẹ̀yẹn mm-hmm. kúrò ẹ̀yin lẹ̀dẹ̀ kó yẹ̀pẹ̀ ìbò fúnra yín tẹ́lẹ̀ gbàtẹ́ padà débẹ̀ tó ti wá rí i pé orí yẹn ti wọ́n ń ta padà. so ìgbà táwa tún wá lọ sí Ìlọrin a wá padà lọ wọn wá lọ gbé dókítà tó wá ṣe test so àjọ wà ń bẹ̀ ni ṣùgbọ́n àtàwọn wọn àti sọ wọn ń lọrin ká tó kó ń bẹ̀ pé bọ́dà mi pé eyín ẹ̀kan bù mí ọkàn mi báyìí eyín kan náà yọ mí so gbàtà wa débẹ̀ gbàtà wa wó kun yẹn dókítà wa ní ká lọ wó ẹjọ wà ń bẹ ń gbà tán wò so dókítà wa ní ká lọ kun mi kán lọ wọ́ mi wá wọ́n á wo mi dé wọ́n á fọ eyín ẹ̀ wọ́n ti fọ eyín ẹ̀ náà wọ́n á rí i pé eyín ẹ̀ náà kán bẹ́ẹ̀. o ti máa rùn. no o ti o ti o ti rùn wọn ti ó ti ba òkú yẹn gan ó ti bàjẹ́ ó ti wọ́n ti kẹ́. aṣọ wà lọ́rùn ẹ̀. no singlet ló wọ̀ pẹ̀lú short bọ́sà. ẹ wá rójú ọta àbọn yẹn lára ẹ lóòótọ́. a rí i pé mm, eh, ara ẹran wọn ti kẹ but a rí wound lórí ẹ bíi bẹ́ẹ̀ ni pé nǹkan kan fọ́ sí orí wọn ó fọ́ orí wọn lẹ́gbẹ̀ẹ́ kan so nǹkan tá a rí nìyẹn so wọ́n dẹ̀ ṣe test ẹ̀ wọ́n dẹ̀ ti mọ̀ pé òun ni so wọ́n dẹ̀ adé padà bẹ́rẹ̀ wọn padà so adé wọ́n dẹ̀ lọ mú report lọ sí police escort ńlọrọrin. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. Sulaiman Nuhu. No láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí fún ìpolówó ọjà yín tí ẹ̀mí ètò yìí tí ó máa gùn daindain. nọ́mbà tí ẹ fi lè pè wá bóyá ìṣẹ́jú mẹ́wàá àbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àbí ọgbọ̀n ìṣẹ́jú lẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ̀. nọ́mbà tí ẹ fi lè pè wá lẹ́yìn ètò rèé zero eight zero two one one seven seven seven seven five zero eight zero two one one seven seven seven seven five tàbí zero eight one three seven six one nine zero zero nine zero eight one thirty seven sixty one nine zero zero nine mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àgbàlagbà ìránṣẹ́ ọlọ́run ni prophet sam olúalọ́ bàbá orí òkè àánú lérè èkìtì báyé bá ń jẹ́ ayé ẹ̀ nìkan bínú ọlọ́run alààyè táyà tọmọ ọlọ́run ó máa wà pẹ̀lú yín o wòlíì olúalọ́ bàbá orí òkè àánú lérí èkìtì ọlọ́run ó wà pẹ̀lú yín títí dópin ayé ẹ̀ di wòlíì àná o. ẹ jẹ́ tẹ̀ ẹ́ wájú níbi tí a bọ́rọ̀ dé ṣé wàá mọ ohun tó ṣẹlẹ̀ tá a fi wá mọ̀ pé adìyẹ ayé torí wọ́n ti wá wá wá wọn ò rí tí wọ́n fi wá mọ̀ pé adìyẹ ayé wà bóde lóòótọ́ lẹ́yìn ìgbà tí arókù ẹ̀ tán gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ẹ gbọ́ lẹ́nu ọkùnrin yẹn ní ìsìn tá arókù ẹ̀ tán pé okú ah, èèyàn rèé ó ti jẹra aṣọ ti jẹmọ lára àmọ́ orí rẹ̀ ti wà ń ta nǹkan ti gbá èèpẹ̀ kúò lórí rẹ̀ wọ́n wá da èèpẹ̀ bó padà àtàwọn àtàwọn ọlọ́pàá ṣùgbọ́n arákùnrin tó ẹ gbọ́rọ̀ lẹ́ẹ̀kan yìí ó wá gbà nǹkan wá jábọ́ lọ́wọ́ ẹ̀ tí ó mọ̀ àwa ní ká padà tí ọ̀rọ̀ tí ò ju bí ìṣẹ́jú mẹ́ta síra wọn ni o tá a fi padà débẹ̀ yẹ̀pẹ̀ tí wọ́n gbàbó nǹkan tó ti gbá yẹ̀pẹ̀ náà kú olórí rẹ̀ wá wò pé ah adìyẹ ayé ìmọ̀ ń burú lóòótọ́ kàn ń gbá yẹ̀pẹ̀ pé káṣírí lè tú aṣọ tó wọ̀ singlet tó wọ̀ ti jẹrà mọ́ lára ó oh mọ̀ ga o ẹja wa tún jọ gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí tó jẹ́ ìkan pàtàkì lára àwọn àgbà nílùú Ifẹ̀ Olúkọ̀tún ẹja jọ gbọ́rọ̀ lẹ́nu wọn. yín sà. orúkọ mi ni Ismail Ahmed. mo rí i pé ẹ àgbàlagbà ilé lẹ́yìn náà. ẹ ṣe gan. ìlú Kogi tí a wà yìí. bẹ́ẹ̀ ni sà Ifẹ̀ Olúkọ̀tún bẹ́ẹ̀ ni sà. ipò wo lẹ dì mú nílùú yìí. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run olóyè ni mo jẹ́ nínú àdúgbò. kí ló kọ yẹ yín. Ọbalùfọ̀n ọba lùfọn. ẹ sà. ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nípa ikú làtì. bẹ́ẹ̀ni sà. kí lẹ gbọ́ pa ẹ̀ sà. Hmm, àwa tí a jẹ́ olóyè tí a gbọ́ ta lọ ṣàlàyé fún kábíyèsí làtì jẹ́ ọmọ ilé-ẹ̀kọ́ kábíyèsí nígbà tó yún ṣe píríncípà ní Jamaat Nasrul Islam. ok tó túmọ̀ sí pé ẹ̀ láti yẹn ti ṣe píríncípà rí. ó ti ṣe ọmọ akẹ́kọ̀ọ́ lábẹ́ kábíyèsí ọba Ifẹ̀ olùkọ́ S.A. Muhammed. so gbà tá a sọ fún kábíyèsí kábíyèsí ìwárìrì náà pọ̀ pé a talented boy ẹni tó ń mọ̀ ni kábíyèsí sì tún jẹ́ bàbá fún ìyàwó rẹ̀ tí láti fẹ́ tó bímọ mẹ́ta fún un gbà tí a sọ̀rọ̀ yìí bàbá náà ó kè wálé àyà pé n tó ṣẹlẹ̀ ni pé káwọn èèyàn wa kí wọ́n lọ bẹ̀ gbogbo n tó bá ṣẹlẹ̀ káwọn ọlọ́pàá kí wọ́n fi ṣe àlàyé òun náà ni àwọn ìyàwó mi àti fámìlì ẹ̀ tí wọ́n fi lọ àwa ò lọ tiwa a wà ń lé ṣùgbọ́n gbogbo information tí wọ́n ń ṣẹlẹ̀ often and often ni wọ́n máa ń sọ fún wa bẹ́ẹ̀ ni sà Ismail Ahmed. ṣé ẹ mọ̀ pé a ti sọ lẹ́ẹ̀kan pé wọ́n ní adìyẹ ayé ó wà bóde bàbá tí ó jẹ́ olórí awo nípínlẹ̀ náà nílùú náà tó sọ pé adìyẹ ayé ó wá arákùnrin ọ̀hún síta ṣé lóòótọ́ ni bàbá náà tiẹ̀ wí bẹ́ẹ̀ ipa wo ni bàbá náà kó ẹjẹ́ àjọ gbọ́rọ̀ lẹ́nu bàbá tí wọ́n ládìyẹ ayé ó wá yàn síta yìí ẹjẹ́ àjọ gbọ́rọ̀ lẹ́nu bàbá olúawo. lorúkọ yín sà. so orúkọ mi ni adébáyọ̀ ọládélé onífádé. Hmm. ipò wo lẹ dìmú nílùú òsì. ipò méjì ni mo dìmú nílùú òsì èmi ní olórí awo alámọ̀rìkú ti ìlú òsì olórí awo onífá alámọ̀rìkú ti ń dá ifá ìlú àtọba àti gbogbo ìlú. ǹjẹ́ ẹ gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ọlọ́pàá tí wọ́n ń wá nílùú yín ìyẹn inspector láti. mo gbọ́ ọ̀nà tí mo gbà gbọ́ ni wípé èmi ni wọ́n fi ṣe alága awo gbogbo èkìtì kwara hmm. so alága awo gbogbo èkìtì kwara so mo wà ní ìpàdé awo èkìtì níjọ́ yẹn ni wọ́n kábíyèsí pè mí pé àwọn lálejò kí ló ṣẹlẹ̀ wọ́n wá sọ wípé ọlọ́pàá kan pé ó rá pé ó sọnù pé wọn ò rí èmi sì mọ̀ wípé nílùú wa ló sí níbẹ̀ yẹn gbogbo ohun tá a mọ fi ń ṣètùtù ewúrẹ́ màálù àgùntàn pẹ́pẹ́yẹ adìyẹ ẹja aborí àwa kì í fi àtòbí àwa kì í fi èèyàn a kì í fi èèyàn rúbọ ní a kì í fi èèyàn rúbọ lọ́dọ̀ wa so mo wá sọ fún àwọn awòyàn wá pààrọ̀ kò wá sí ààfin kábíyèsí wá sọ pé kí wọ́n lọ pe olúwòlú àwọn wa tó jẹ́ olúwawo alámọ̀dìkú mo ṣe dé mo wá dá kábíyèsí lò mo bá wọn wọn wá mú dáde fún mi wá tú yẹn láàfin mo wá rí nǹkan míì mo wá lọ mú ọta ìbọn yẹn gẹgẹ sí ọdọ ògbóni fi ń mo wá ní obì ó wà lára tí wọ́n fi pàrọ̀ kò orógbó atare mo wá ní kí wọ́n lọ mú obì yìí orógbó atare kí abọ́lẹ̀ mi kó fi ṣàdúà àdédé ó sàkankan akọ́fi kan lẹ́ni hmm. ilẹ̀ ẹlẹ́ lásán la fi bá sọ̀rọ̀ wípé ibi tí ẹni yẹn wà kí àṣírí rẹ̀ ó tó ìgbà táwa máa gbọ́ tó adìyẹ òun ló lọ yẹ ilẹ̀ ẹlẹ̀ sẹ́wọ̀n pé àwọn adìyẹ máa fẹsẹ̀ tán lẹ̀ tán bá fẹ́ sàkànjẹ́ nílẹ̀ mo ní gbogbo ibi tó bá wà pátá ló bá ti ṣe pé táyé yìí ni tílẹ̀ hmm. sì dédé afẹ́fẹ́fẹ́ mo ní ìyá ayé ó tán jáde lọ́la mọ àṣírí òtú ó wà láyé o ó dòkú ni o ẹ̀ rí èèyàn yín mo sọ bẹ́ẹ̀. ìgbà tó rí sẹ́yìn tí wàá padà wàá gbọ́ padà báyìí pé gbogbo ohun tí ẹ sọ ń gbà náà pé a ti rí onítọ̀hún ee mo mọ padà gbọ́ nítorí àwọn tó wá láti èkìtì tán pàrọ̀ kò wá àbí láti kogi tán pàrọ̀ kò wá sọ fún mi wípé wọ́n ní àwọn ti wádìí ọlọ́pàá tó ṣiṣẹ́ yẹn wọ́n mú wọ́n ṣe gbogbo rẹ̀ wọ́n ṣàlàyé wọn láwọn bọ̀ wá dúpẹ́ lọ́wọ́ mi ibi tí a fi ọ̀rọ̀ sí nìyẹn kábíyèsí náà sì pè mí pé mo ti gbọ́ ohun tó ṣẹlẹ̀. torí gbogbo gbà tí gbogbo gbà tí àwa débẹ̀ tá a bá ti débẹ̀ a bá orí onítọ̀hún ń ta ṣùgbọ́n gbà tí adayẹ̀pẹ̀ bò ṣùgbọ́n gbà pátá tún padà débẹ̀ àtúnbáyẹ̀pẹ̀ lórí ẹ̀ mọ́ kò sí ju ìṣẹ́jú márùn-ún síra wọn. ee ṣe mọ̀ pé ìka kò ní sáláì mọ̀ mọ́ ṣe kà hmm. ẹni ọlọ́run tó bá ń ṣe rere yóò mọ̀ ṣe rere lọ ni hmm. so gbogbo ẹni tó bá wà tó mú ẹ̀mí ẹmọnìkejì tó pa tó gba emi rẹ̀ ìdájọ́ ń bẹ látọ̀dọ̀ ọlọ́run tí ó dá ẹjọ́ fún un hmm. nítorí àti ọdún tí mo ti láti nineteen seventy nine gba emi kankan rí sì ní mi èèyàn mi sà. kí yín lẹ́ẹ̀kan orúkọ mi ni ọládélé alága èkìtì kwara. ní bàjẹ́ nípa nígbà tí ọlọ́pàá bá ń ṣe báyìí sí ọlọ́pàá ẹgbẹ́ ẹ̀ mélòó mélòó wá lẹni tí ọlọ́pàá ta ló lè mọyì adúrú àwọn èèyàn tó ti ti ọwọ́ ẹ̀mí tó ti ti ọwọ́ arákùnrin yìí ṣòfò tó bá lè pa ọ̀gá ẹ̀ kọ́pírà tó pa ìspẹ́tọ̀ tó sì gbẹ́lẹ̀ kótókótó lẹ́yìn police station wọn náà tó sì rí mọ́lẹ̀ abẹ́ẹ̀rí pó lágbára mélòó mélòó lẹ́wà lẹ́ni tí ọlọ́pàá ẹ wá wo iye ẹ̀mí tí ó ti tọwọ́ rẹ̀ ṣòfò àbá akọ́kọ́ lè sọ pé àkọ́ṣe rẹ̀ rèé èmi ò lè gbà torí ẹni tó lè ẹ́sípàtì báwọn yóò ti mọ̀ ń pa iṣẹ́ yìí tipẹ́tipẹ́. ó ní torí káṣírí ọmọ bàá tú ẹjẹ́ àtúnjọ gbọ́rọ̀ lẹ́nu ìkan pàtàkì lára àwọn olóyè nílùú Ifẹ̀ Olúkọ̀tún ká tó wá gbọ́rọ̀ lẹ́nu agbẹnusọ àwọn ọlọ́pàá ní gbogbo ìpínlẹ̀ Kwara. orúkọ Aliu Muhammed Chief Aliu Muhammed. ok tó túmọ̀ sí pé olóyè ní náà nínú ìfẹ́ Olúkọ̀tún nípínlẹ̀ Kogi tí a wà yìí. bẹ́ẹ̀ni. bàbá báwo ni Lateef ṣe jẹ́ sí yín. ọmọ mi ni ọmọ bọ́dà mi bọ́dà mi ni èmi wọn bí tẹ̀lé bàbá yìí. ẹ̀yin lẹ bí tẹ̀lé bàbá yìí. bẹ́ẹ̀ni. gbogbo ohun tí àlàyé tí wọ́n ń ṣe ní ojú yín yìí. bẹ́ẹ̀ni. èwo ni ẹ̀yin rí láti fi kún tí àwọn ò rántí. ah wọ́n wọ́n wọ́n ṣàlàyé náà wọ́n ṣàlàyé ṣùgbọ́n ọ̀rọ̀ bá a ṣe lọ bá a ṣe bọ̀ bá a ṣe lọ bá a ṣe bọ̀ bá a ṣe rìn ṣùgbọ́n tó ń ṣàlàyé ṣùgbọ́n wọ́n ti tún. ok tó túmọ̀ sí pé ẹ bá wọn lọ sí oṣù Kwara. àjọ lọ ni gbogbo wa kájọ lọ. ǹjẹ́ bàbá olúwo tí ẹ lọ wádìí lọ́dọ̀ rẹ̀ ẹjọ́ mm. débẹ̀ náà. àjọ débẹ̀ ni àwa ni ìjòyè tó ti ràn lọ nígbà tí kábíyèsí pé bàbá yẹn. Mm, tí kábíyèsí pé wọ́n. Mm ọlọ́run ò ní jẹ́ kí ẹrírú ẹ̀wọ̀n lágbolé àti ní ìlú tí a wà yìí níbo wá ni ìṣẹ̀lẹ̀ yìí dé dúró báyìí bàbá. ó ti wà lọ́wọ́ àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá ló ló tèké tó tèké ìṣẹ̀lẹ̀ yẹn. ọlọ́pàá ìwé nínú àwọn ọlọ́pàá ṣe mọ̀ pé àwọn ọlọ́pàá kan lẹ́rẹ́ lọ ń bá tí gẹ́gẹ́ bí àlàyé tóbìnrin ṣe tí ẹ lọ ń bá tẹ́lẹ̀ tí ẹ lọ ń bá tẹ́lẹ̀ tí wọ́n ń bá yín jà gẹ́gẹ́ bí àlàyé tí obìnrin yẹn ṣe. bẹ́ẹ̀ Eh, headquarters èwo mẹ́ ìlú wo. ìlọrin ìlọrin ìlọrin kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. aliu muhammed. àbágbéra ó dìlú ìlọrin adébẹ̀ bíi ẹ̀ẹ̀mejì ká lè láǹfààní àti bá ká fojú kan ọlọ́pàá tó pa ọlọ́pàá ẹgbẹ́ rẹ̀ yìí ó wá bọ́ sásìkò kan báyìí tí wọ́n ń gba àwọn ọlọ́pàá tí wọ́n ń sónù wọn pé káwọn ará bí máa ṣe báyìí ṣe báyìí ṣe báyìí àwa láǹfààní àti bá wọn sọ̀rọ̀ àti ẹ̀ tún fẹ́ rí CP náà bàtà láǹfààní àwa wà lọ́fíìsì PPRO àwa bá wọn lé la wá pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn pé agbọ́n nǹkan báyìí báyìí ẹjẹ́ àjọ gbọ́rọ̀ lẹ́nu PPRO Kwara lórúkọ yín sà. orúkọ mi ni àjàyí ọ̀kasánmi. ipò wo ni ẹ dì mú láàrin àwọn ọlọ́pàá. deputy subject of police ní dsp then ppro fún ọlọ́pàá ní kwara state. ní kwara state. ǹjẹ́ ẹ gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ Tósìn Dáramọ́lá tí wọ́n ló yìnbọn pa ọ̀gá ẹ̀ Abdulateef. bẹ́ẹ̀ni ẹ̀tọ́ ló ṣẹlẹ̀ ẹ̀tọ́ ló ṣẹlẹ̀ ní ní otí ní èkìtì local government of the forest. Yes, sir nítòótọ́ ni inspector ẹ̀ ojú ọ̀gá ẹ̀ ó jẹ́ ẹni tí ara ẹ̀ ara rẹ̀ kò fi bẹ́ẹ̀ yá dáadáa. Yes sir. so ó máa ń fún Tosin Daramola ní ATM card ẹ̀ ó withdraw owó tó ti máa ń bá máa anytime tí ọ̀gá ẹ̀ bá fẹ́ nídòó owó ó máa fún ní tiẹ̀ owó fún ní fíìmù so ó máa bá ń gbowó so níjọ́ tí ọkùnrin wọn lọ sí wọn fẹ́ gbowó wọn ní pé o ní zero account ìyẹn ní pé kò sí owó nínú account yẹn ní wọn ò gbà pé ah, owó sì tán nínú account bó ṣe lọ wọnú báǹkì yẹn wọn á jẹ́ kó mọ̀ pé wọ́n ti gba bíi three hundred thousand naira nínú account yẹn so tó ti lè àwọn aládé mọ̀ wípé àbẹ́lẹ̀ òdìdè òun lòún méjì ẹ̀mẹ̀ ìdánimọ̀ máa ṣèkì fún at least kéèké lọ́gbọ̀n ló ṣe ìgbèrò pọ̀ ní pé mo máa gbẹ̀mí ẹ̀ oníjẹ́ tó wà nílẹ̀ ó wá lálẹ́ wà bíṣẹ́ lálẹ́ tó ní báràkù wọn ní station náà ní báràkù wọn tí wọ́n lè jọ ń gbé ìyàrá wọn ti ra tó tó ṣe rí pé lóòrò nìkan bí aago méjìlá sí aago kan fẹ́ wọnú ó lọ sínú báràkù tí lòun ló ń wọ swẹ́tà tó rí pé òtútù mú bó ṣe jáde lórí tí ehm, ọ̀gá ẹ̀ wà ní igbó mi tó ti bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó fẹ́ yàgbẹ́ ṣe yìnbọn pa síbẹ̀ ni yìnbọn pa tọ́ dẹ̀ ó dẹ̀ wálẹ̀ òkùnkù. lẹ́yìn station yẹn náà. lẹ́yìn station yẹn náà. mo ti mọ̀ pé station yẹn kò ń ṣe ẹ̀mọ̀ ìlú kò ń ṣe ìlú tó tóbi tí àwọn èèyàn pọ̀ ní barak lẹ́nu hmm. àwọn òkè bíi òkúta àwọn ìlú tó kù kan yíká yẹn ni òkúta nílà kan yíwọ́ wà lẹ́yìn station tó yẹ tó bá ti ń ṣe nǹkan yẹn lẹ́yìn àwọn tó wà ní station eventually la ìwádìí wa fi hàn pé òun ló ṣiṣẹ́ ibi yẹn bàtà dìbò ó dẹ̀ jẹ́wọ́ òun lòún pa. gẹ́gẹ́ bí torí a gbọ́ pé ẹ̀yin àti àwọn kọmíṣánná pólísì ẹ ti ṣe gudugudu méje so gẹ́gẹ́ bí ìgbà tí ọ̀rọ̀ yìí ti wá ṣẹlẹ̀ báyìí sá ipa wo ni àwọn torí ìgbàgbọ́ àwọn aráàlú ni pé ah ó ṣeé ṣe káwọn ọlọ́pàá kan bu àṣírí ara wọn wọ́n fọwọ́ bò ṣẹlẹ̀ yẹn mọ́lẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọlọ́pàá yà àtijọ́ ló máa ń ṣe bá nǹkan tẹ̀ ń sọ yẹn bọ̀ ayé ti orí ti là ń sìn àwọn ọlọ́pàá tó wà ń tà ń sìn àtìgbà ń ṣiṣẹ́ wa ní amúṣe wa ní ọ̀kúnkúndùn so ayé àtijọ́ náà wà pé ẹnìkan ṣẹ̀ nínú ní gbogbo àwọn amòfin tó wà ní orílẹ̀-èdè nàìjíríà ọlọ́pàá ni mo lè sọ fún yín mo lè fọwọ́ síra pé bí ọlọ́pàá bá ṣẹ̀ ọlọ́pàá jẹ́ nọ́mbà wán náà jẹ́ pé wọn kì í gba ìgbàkúgbà láàrin àwọn ọmọ wọn ẹni wọn tó bá ṣẹ̀ àmọ́ aráàlú ẹ̀sẹ̀ wọ́n try ẹ̀ publicly so fún ọdún lẹ́sẹ̀ lọ nígbà tá a mú ọkùnrin níjọ́ tá a mú ọjọ́ kejì ni a ṣe lè tá ń pè ní ọdọọdún trial tá a máa ń ṣe fún àwọn junior àti wọn àmì iṣẹ́ ọlọ́pàá tó wà ní ìdílé bá ṣe ọdọọdún trial fún wọn lè di kíní pẹ̀lú òmì iṣẹ́ ọlọ́pàá the day after that a ṣàjẹ́ púpọ̀ bí ṣe ń bá ń sọ̀rọ̀ nǹkan ó wà ní Ìkókórà eh, ẹ̀wọ̀n tó wà ní ìpínlẹ̀ ní Ìlọrin nípínlẹ̀ Kwara wọ́n dẹ̀ fún ẹjọ́ ìsìn twenty first of oṣù táwa yìí tí ó ti wà ń kọ̀tù. àyèsírú kan bẹ́ẹ̀ mọ́ra ọlọ́pàá ni ọlọpàá tó pa ìwọ ọlọ́pàá pa ọlọ́pàá nǹkan burúkú ni mo tó lè jẹ́wọ́. ọlọ́pàá pa ọlọ́pàá nǹkan burúkú ni. nǹkan ni. ọlọ́run ò ní jẹ́ kí arírò ẹ̀ ní àárín ara yín mọ́. kí ni orúkọ yín lẹ́ẹ̀kan sí àti ipò tí ẹ dì mú ní ìlú Ìlọrin. ní orúkọ mi ní pr ti ẹja máa ṣọ́ra o èèyàn ṣòro finú tán ta wá lè yàn bàbá ń rìn ká máa wẹ̀yìn wò gbà tọlọ́pàá tá a fi ṣọ́ọ̀lù tán fi ṣọ́ àwọn aráàlú tí wọ́n bá ṣe báyìí sí ara wọn mélòó mélòó wá làwa tá a lọ́pàá ọlọ́run ó ṣàánú wa orí wa ò ní gbàbọ̀dé ọ̀rọ̀ yìí ń bẹ nílé ẹjọ́ ó ti délé ẹjọ́ bó bá ṣe ń lọ àmọ́ bùn yín gbọ́ṣẹ́ gbọ́ nọ́mbà mi rèé fún ìpolówó ọjà bóhunkóhun tí ẹ bá fẹ́ bá mi sọ àbí àwọn amòòkùnṣèkà kan wà ládùúgbò yín eh, nọ́mbà tí ẹ fi lè pè wá sí lẹ́yìn ètò pàápàá jùlọ ìpolówó ọjà yín ṣe pàtàkì one zero seven dot nine làwà Fresh FM lábẹ́òkúta nọ́mbà mi rèé lẹ́yìn ètò zero eight zero two one one seven seven seven seven five zero eight zero two one one seven seven seven seven five tàbí zero eight one thirty seven sixty one nine zero zero nine zero eight one thirty seven sixty one nine zero zero nine tàbí lórí Facebook tẹ́ bá ti search fún ọmọ ẹ̀dẹ́mà ọmọ ẹ̀dẹ́mà Babátúndé Bámigbóyè ló kọ́ mi ọmọ ẹ̀dẹ́mà ọmọ ẹ̀dẹ́mà nílùú Ìjẹ̀rò Èkìtì wọ́n lọ lẹ́nìí lágbára ọlọ́run alààyè wọ́n padà lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ̀ ń bá ní ẹ̀wà mi ò ní wá mọ́ ọjọ́ tí ẹyin tútù bá bọ́ làpàtà ọjọ́ náà lẹ́wà ara rẹ̀ bàjẹ́ dàbọ̀ ó di lọ́sẹ̀ tí ń bọ̀. ayé ayé ayé o. àwọn tó ń wá ọ kò rí ọ wáyé àwọn tó rí ọ kò àwọn tó ń wá ọ rí ọ wáyé.